الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن تبعه بإحسان إلى يوم الدين أتقفوا الله سبحانه وتعالى أترى عليكم كي قفوا النبي محمد صلى الله عليه وآله وسلم إليتي أما كفر ولين ونن البرهين الإنجيلية على أن عيسى عليه السلام داخل في العبودية ولا حظ له في الألوهية هنا نترتي الشيخ محمد تكي الدين الهلالي رحمه الله تعالى توقع أفين وسترجم قرآن سي إنجليش ni uh, آه، translation tó fi ń dájú tó fi ń lálàáfíà jù kí wọ́n bá fẹ́ ka English translation of the Quran àwọn náà ni sheikh muhammad takiyuddin al-hilali so tí wọ́n jẹ́ ọmọ al-maghrib rahimahullahu ta'ala so sheikh al'allama rabi' bin hadi umair al-madkhali so àwọn ni wọ́n ṣe ta'aliki lórí nuskha yìí tí wọ́n ní ọwọ́ min bíbí kí ló kọtíra náà ni àwọn ẹ̀rí látinú al-injil léyìí tí ń ṣe ìwé àwọn christian léyìí tó ń tọ́ka lórí pé ànábì Ìsá tí gbogbo wa ń pè ní Jesus òjíṣẹ́ ọlọ́run ọba ni wọ́n wọ́n kó sínú ìjẹ́ ẹrú ọlọ́ọba ẹrú ọlọ́ọba ẹrúsìn ọlọ́ọba ni wọ́n wala hadha lahu fil uluhiyya wọn ò dẹ̀ ní ìpín kankan nínú ìjẹ́ ọlọ́run ọba a fẹ́ wo àwọn ẹ̀rí tó ti pé insha Allah àmọ́ láti fi ṣe ìrántí fáwà musulmi akọ̀kọ̀kọ́ àwọn ìrìkọ́ kan wá nínú Qur'an àti nínú sunna wípé a ní ànábì Isa alayhisalam ẹgbúsí ọlọ́wọ́ bá ní wọ́n wọn ò ní ìpín kankan nínú ìjẹ ọlọ́wọ́ bá wallahi wọn èkí ànábì Isa Jesus wọn èkí ń ṣe ọmọ ọlọ́wọ́ bá wọn ò dẹ̀ kí ń ṣe ọlọ́wọ́ bá gẹ́gẹ́ bá wọn mí ṣe máa ń ìdí ní kọlọ́dọ̀ àwọn tí wọ́n ní irú àwọn ìgbàgbọ́ ìyàwó àkọ́ ìdí àwọn gangan fún àwọn láàrin ara wọn gan kì ní yíò yí àwọn ganá ẹlòmí ò ní ọmọ ọlọ́run ni èmi ò ní rárá òun gangan lọ́lọ́run èmi ò ní rárá méjì ni èmi ò ní mẹ́ta ni èmi ò ní báyìí ni èmi ò gbá ni èmi ò ní àti ẹ̀mí mímọ́ kan náà padà jọ fọ́ọ̀mù kí ní kan oríṣiríṣi bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lọ́dọ̀ wọn ìdí ni wípé kò sí ẹ̀rí àwọn gangan fún àwọn àá wà kí náà kò mú ò ní ẹ̀rí jẹ́ mìíṣó lórí nǹkan tí wọ́n sọ wa innal ladhina urithul kitaba min ba'dihim la fi shakkin minhu murib àwọn tó padà gba tírà lọ́wọ́ yìí wọ́n kàn orí iye méjì àti ròyìnròyìn ni wọ́n wà wọ́n ní ma wọ́n lórí nǹkan tí wọ́n sọ مقدمة الشيخ العلامة ربيع المرخلي كان وعفاء أكباسون أن يسقط من الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن, ومن اتبع هداه أما بعد فإن هذه الرسالة الموسومة بالبراهين الإنجيلية على أن عيسى عليه السلام داخل في العبودية ولا حظ له في الألوهية لمؤلفه العلامة السيد تكي الدين الهلالي على سرر حجمها من أجود ما صنف في أو ما صنف في الرد على النصارى وإثبات أن عيسى عليه السلام عبد الله ورسوله كسائر الأنبياء من البشر وليس هو ابن الله تعالى الله عما تعالى الله عما يقول الظالمون علوا كبيرا wọ́n ní tíra tí a ń pè léyìí tí Muhammad Taqiyuddin al-Hilali rahimahullah tí wọ́n kọ tí wọ́n ti bó ṣe kéré tó yìí nínú àwọn tírà tí fi ń dájú tí wọ́n kọ láti fi ṣe rọ́dù fáwọn Nasara ní fáwọn Christians àti láti fi rinlẹ̀ ipé ànábì Isa alayhi salam ẹrú sí Ọlọ́run ọba ni òjísí Ọlọ́run ọba ni gẹ́gẹ́ bí àwọn ànábì tó ti kọjá ní èèyàn gẹ́gẹ́ bí àwọn ànábì tó ti kọjá táwọn náà jẹ́ èèyàn ni kul innama ana basharun mithlukum yuha ilayya gbogbo àwọn ànábì ọlọ́bà bá ṣe rí ní ẹ̀ kò sí nǹkankan tó jẹ́ kí ànábì Ìsá tánpẹ̀ ní Jésù kò sí nǹkankan tí ó fi jẹ́ kí wọ́n máa ní ẹ̀tọ́ sí ìjọsìn káwọn èèyàn máa jọ́sìn fún wọn gẹ́gẹ́ bó ṣe jẹ́ so tó bá ń sọ pé bí ẹlòmí ò lẹ́tọ̀ sí ìjọsìn mọ́rù bí a ah, ṣìbẹ́yìn náà ń sin ànábì rárá o èyàn tí bá ń sin ànábì náà àwọn mùsùlùmí náà ẹlẹ́bọ̀bí ti yí lóhun náà kìkín ṣe mùsùlùmí abadan ilé láti máa ń ké fún àwọn tí wọ́n ń kí náà pé eh, tasawuf àwọn Qadiriyya Tijaniyya bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ilé máa ń ké fún wọn ìmá wa Muhammad sallallahu alaihi wasallam ní dẹ́yìn ọlọ́wọ́ ba shirkun billahi azza wa jal mukhrijun min al-millah ìṣẹ́bọ̀ pẹ̀lú ọlọ́run ọba ni ìmọ̀ ń gbéyàn jáde kó nínú ẹ̀sìn ìsìláàmù ni kò síyàtọ̀ láàrin ẹni tí ń pè ànẹ́gbà Muhammad àtẹni tí ń pè Jésù kò síyàtọ̀ láàrin àmì jésù tamaman àwọn kaláwọn ṣe bí ṣe mọ́lúdì kan láwọn ṣe lẹ́yìn ọ̀dọ̀ wọn bẹ̀rẹ̀ lálẹ́ ẹbọ látòkè délẹ̀ kò ayna Allah ayna Allah azza wa jalla famadha abqaytum pín bẹ́yìn throughout annabi gbàmí o kíníkà annabi kíníkà annabi kaif falahantum muslimun annabi tọ́lọ̀ wọn rẹ̀ sí wa gangan fún ààrẹ gangan fún àwọn náà ń kọwa bá ṣe pé ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala bó wá lọ sí jẹ́ pa annabi tó wá kọwa bá ṣe ṣẹ̀sìn tó kọwa bá ṣe sin lọ́wọ́ bá tó kọwa bá ṣe kírun ṣe bí wọn ọlọ́bàrá ń kí fún ó kọwa bá ṣe gbàwẹ̀ àwẹ̀ tá ń gbà fọ́lọ́wọ́ bá ó kọwa bá sí gbogbo ìjọsìn ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí ẹ ṣe báyìí in wá ń ṣe pèlè àwọn yahudi àtàwọn nasara Ànábì ní pé lánàtùlọ́hì alal yahudi wọn Jews àtàwọn Christians kí ni kàtà àtàwọn ẹni rere nínú wọn àwọn ni wọ́n sọ àyẹyẹ di àyè tẹ́ ti máa ń ṣe ìjọsìn kí láwọn mùsùlùmí náà ṣe lé ní o ń lẹ́fìrí pé ó easy fún ọ̀pọ̀lọpọ̀ lé ní báyìí láti wá believe pé àti àwa mùsùlùmí o àtàwọn ẹlẹ́sìn kejì gẹ́sùgbẹ́sì máa ń pè ibi tẹ́ ti rí kùtúrọ̀ àwọn du'at ila wahdatil adyan ewu tí ń bẹ níbi àwọn tí wọ́n ń pèpè lọ sí bí unification of religions ẹ má jẹ́ kí ni kankan náà ní ìkankan kọ́ bó ló ṣe jẹ́ kankan ìwọ òsìn wá bá wa kí ṣúgbì láàrọ̀ tó bá jẹ́ kankan lájọ́ sí sánbà yí kí ṣúgbì inú mọ́sílásí Allahu ahadi ahadi o mọ́tán pín ahadi ẹyọ kan àwọn ni pé láà thalithun One plus one plus one, equal to one. cave basic arithmetic gan o ti dẹ̀rú so kò sígbà kata gbà tààjọ ń sin náà ọba kankan abadan ilé wallahi dáwàtún ilal kúfúrí wal ilhad ìpè ìmá fi ìmá fi stáì mú àwọn èèyàn jáde kú nínú ẹ̀sìn islam lẹ́yọkọ̀ kan máa kó wọn sínú kúfúrú ni òun lẹ́fìrí pọ́wàá rọrùn fọ́pọ̀lọpọ̀ ní àwọn mùsùlùmí kìnníkan kìnníkan ẹ̀rí táwọn mùsùlùmí ó fún lọ́jù lọ́bẹ̀ afwajan wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwajan ló yẹ kó jẹ́ o wal an wa ra'aita an-nasa fi nasara afwajan débi pé wọ́n announce láwọn church mi báyìí pé ẹ kọ́kọ́ dáwọn mùsùlùmí lóhùn náà wọ́n ti pọ̀ jù ìgbà wo ni church dílé ìjọsìn fáwọn mùsùlùmí ìgbà wo ni church dílé ìjọsìn fáwọn mùsùlùmí kí ní nǹkan tó clear ni ọ̀rọ̀ tá ń sọ yìí kì ń sọ̀rọ̀ tó ọ̀rọ̀ tó clear tí ò ní dìkan mọ́ sí wà sí gẹ̀gẹ́ ni tí ẹ bá ṣe fi táwùjọ àbàjẹ́dé táwọn àfá alágbàkó aláburú tí wọ́n bá yí dédé reason ni pé àwọn ènìyàn yìí náà mú àpá ìkí ń ṣe kẹ̀kẹ́ ọdọ́ ìpé àwọn muslimu lẹ́yìn antum muslim muslimu lẹ́yìn àwa ni christian àwọn ilé ọ̀ṣun òṣogbo làwọn àwọn ilé ọ̀yọ́ ìbàdàn làwọn ilé kìnnìkan oníkálùkù mọ́ra rẹ̀ oníkálùkù sí believe pé òun ló ń wà lórí òdodo oníkálùkù dẹ̀ believe pé àwọn ìkejì ò sí lórí òdodo alaysa kadhalik bala àwọn ló sọ fún pé èyàn tí ó bá gbẹ Jésù Kristi ní olúwa àti olùgbàlà yóò wọ̀ wọn àpáàdì ní ṣé kí n ṣe bẹ́ẹ̀ ni wọ́n kàkà tẹ̀kṣírò àwọn náà wọ́n kàfàrà àwọn náà dànù pé ẹ̀yin náà ìtumẹ̀ ní pé àwọ́ òsì gbà ìntẹ̀sùn àwọ́ tàbá sọ wípé òkè tàbá kú ń kọ́ àtẹ́bá ah, ọ̀run àpáàdì ní o clear in fi mùsùlùmí lẹ́nu láti sọ lẹ́nu tí ò fi nasarani lẹ́nu láti sọ wà ló yẹ ká ma check islam yẹ constantly wọ́lá so wá ní pé tí àyún kọ́ nínú kẹta fi ṣe rọ́dù fáwọn nasarani ọ̀rọ̀ ìmá ṣe rọ́dù yìí in táwọn nìkan gbìyànjú àti kánsù kò nínú ẹ̀sìn islam ni ká kánsù rẹ̀ dánù ma sọ pé léyìí ọ̀dá wallahi tí è bá ń ṣe kí láwọn òjíṣẹ́ ọlọ́wọ̀ bá wá sí láyé tí è bá ń ṣe pé léyìí ọ̀dá so kí ni ìdítọ́nà fi ránàbí Nuh alayhi salam kí wá ní sátáwọn Ibrahim wá jẹ́ láyé kí ni kàtàwà Musa wá sí kí ni kàtàwà Isa wá sí kí ni kàtàwà Nabi Muhammad gan wá sí láyé bí è bá ń ṣe pé léyìí ọ̀dá ni ẹ ma ṣe eléyìí ọ̀dá ẹ gbọ́dọ̀ sí wá sí eléyìí ọ̀dá ẹ ma gbọ́lọ ni o ìdí ní pé púpọ̀ lẹ́sẹ̀ fẹ́ káńsù wá sí ilé yọ̀dá káyé padà wá dérédérédé ibi bóò láyé ṣe débi tó dé ilé ní tí ẹ bá ṣe bí ká dákẹ́ in tí ò dá ń ṣẹlẹ̀ láwùjọ oníkálùkù sí dákẹ́ ẹ dákẹ́ ẹ má sọ kan ìmá sọ ìmá dákẹ́ lórí pélé yọ̀dá yẹ gẹ̀gẹ̀ wallahi tí ń báyé jẹ́ nìyẹn Ànábì jí yọ sallallahu alaihi wasallam pé ẹ ma pa àwọn èèyàn láṣẹ dáadáa ẹ sì ma kọ abúrú fún ọ àìjẹ́bẹ̀ ìyá ọlọ́ọ̀bá yóò gbogbo yí mẹ́lẹ̀ àti bínú Ọlọ́run subhanahu wa ta'ala so gbọ́dọ̀ clear ó gbọ́dọ̀ clear ojú ọ̀nà lélẹ̀ hadha huwa dínú islami as-sahih wa hadhihi al-adyan al-batilati al-ukhra ẹ̀yìn gbọ́dọ̀ ok ẹ̀sì islam lélẹ̀ kó clear in sì lè jẹ́ musulmi kí ma gbé pamá àwọn tàti fẹ̀ sí wọn tàti ta ẹ̀sìn wọn ní thamanan qalilan àwọn náà ma ń gbé ẹ̀sìn wọn pamá wọn lójú tí àwọn ojú tí mi láti announce clearly pé mùsùlùmí lèmi àti kí mi kí n ṣe christian in sì lè church yìí abadan in kí n ṣe ọlọ́sùn Òṣogbo in lè débítẹ́ tí ń fún ó sáyín abadan in kí ṣe onísàngó in lè débítẹ́ tí ojúbọ yìí lè débẹ̀ kò sí tí mo fẹ́ sí ń bẹ́ bó lójú ṣe ti mùsùlùmí bí yóò ṣe fi mùsùlùmí lẹ́nu àti wíwọ́n ọ̀rọ̀ yìí jáde à ń gbà táwọn tẹ́ pè láwọn àfáà tó bá jẹ́ pàwọn gẹ́gẹ́ náà ń sì yí lọ́nà ìkan nínú àwọn ẹni anu ṣe ìtọ́nù mọ́ríkà sí ń sọ fún yí bàbá àwọn ma ń gba owó fún chọ́ọ̀tì tán ma fi ń kọ́ chọ́ọ̀tì bàbá àwọn ma ń ti gbá o ma ń sàwó Allahu Akbar wọ́n ni asibata dhalika sheikh Taqiyuddin min nusus al-injil nǹkan tá a máa ka inṣáàlá wọ́n ló máa rí fún ààrẹ àwọn verses nínú bible a máa kó tẹ̀ wọ́n ló máa gbọ́ o máa gbọ́ john chapter kìnnìkan verse kìnnìkan tí wọ́n bá ti ń gbọ́ kàlọ́mọ bá chẹ́kẹ̀ẹ́ tó bá akọ̀kọ́ máa àyàtọ̀ alùkùrán fún wọn mùsùlùmí ìwọ musulmi tó ti dá ìsìnrú mọ́ lójú tó ti jí oyó pé kankan náà ni a jí oyó pé rárá wo ànábì Isa alaihissalam ẹ̀rú sí ọlọ́run ọba ni wọ́n wo òjíṣẹ́ ọlọ́run ọba ni wọ́n wo a wọ́n ò ní ìpín kankan nínú ìdí ọlọ́run ìwọ musulmi kọ́kọ́ lọ mayún náà a wà ní ok ẹ̀yin kírísítẹ̀ ní ó confirm nínú lé nínú version tó bá wà lọ́wọ́ rẹ̀ tó different various versions tó wà lọ́wọ́ àwọn Christians kó Christian mẹ́wàá jọ different Bible náà lò different variations ni o o mọ̀ gbọ́ ilé New American Standard Version ilé King James Version New Revised èmi ò gbọ́ wípé revised ọ̀rọ̀ ọlọ́wọ́ bá wọ́n wá ń kọ́ sí New Revised Standard Version pé Bible táwọn mú dání yíò it contains so many errors errors miscrepancies àwọn àwọn tí ó àwọn àwọn tí ó ṣe tí ó ṣe fi rin lẹ̀ pé ọ̀rọ̀ Ọlọ́run bá gan ti ẹ̀ sí lélẹ̀ tó ti bó ṣe jẹ́ náà ọ̀n bọ́lọ̀ ti sàrẹ́fà ní Qur'an ipé tíra àwọn ta fún wọn tọwọ́bọ̀ bẹ́ẹ̀ ni àìbẹ̀ ẹ̀kọ́ àwọn arìnrìn lódòdó fi lóòótọ́ ah, lọ́lọ́ bá ń sọ ní Qur'an ni ó nígbà tàwà olówó ní Bible àwọn rí pé contradictions àbíká ní pọ́rọ̀ ọlọ́run ọba tàti kọ́rọ̀ ọlọ́run ọba tàti kọ́rọ̀ èyàn sí bá mú gbogbo ti wá jẹ́pọ̀ ṣe bí nítorí ọlọ́run fẹ́ràn ẹgbà Muhammad sallallahu alaihi wasallam ọlọ́run sọ ní Qur'an afala yatadabbaruna al-Qur'an walau kana very simple ọlọ́run ní Qur'an ní ọ̀rọ̀ ọlọ́run ọba ní ó yẹ lọ́wọ́ tó bá jẹ́ pátọ́ ọ̀dọ̀ ẹlòmí ló ti wá tí ń sọ́dọ̀ Allah ni ẹ ti máa bá wọn contradictions ń bẹ̀ bá mú ẹ̀tì mọ̀ rí pé ah, àáyà ilé ìṣẹ́wà forí gba ilé ìbáyìí ilé ìní báyìí ilé ìpadà wà sọ pé báyìí ilé ńlá àmẹ́mọ̀ rí ń bẹ́ kódà tó fi máa wọn narrations nípa pé wọ́n náà crucify Jesus 25 mọ́ àyàtọ̀ al-Qur'an àtàwọn ẹ̀rí wá gan nínú bẹ̀rẹ̀ pé wallahi wọn ò pa Nabi Isa salam wọn sì kọ́nà kàmà gbìlẹ̀ tó ń ti contradictions àtàwọn variations ní bẹnu bẹ́ẹ̀bù fún rẹ̀ ìmí òun ló gbé àgbélébù rẹ̀ fúnra rẹ̀ ìmìnì ara Simon ló bá gbé ìwọ ló gbé náà méjèèjì ìmí ò ní wọ́n kàn báyìí ni báyìí náà ṣe kàn ọ̀sẹ̀ ọ̀rẹ̀ báyìí ìmí ò ní wọ́n kàn báyìí ìmí orísìírísìí wo tó ọba madúrú Jésù tó wà wípé ṣe kàn bá gbélébù different ways tó bá ráwọn fíìmù tó tún máa ń ṣe náà ìmí ò pupa ìmí kódà <laughs> orísìírísìí ó kàn sáàpọ̀ rédèrèdè ọkùnrin tán gbé fọ́tò káàkiri tálò ní Jésù ó ti kékékékéké ní èmi kọ́ alẹ́mi kọ́ èbó kan mọ̀ nífà òun lẹ́lò ní ìsìn tí ń fún kẹlẹ̀ fún olé pé jésù ṣàánú mi ọlọ́run kọ́ bóletí ráwò rẹ̀ bóletí fọ́tò wà láyé rẹ̀ a kàn ń parọ́ fúnra wa ká máa dọ́gbọ́n ká a máa gbàtẹ̀jẹ̀ pẹ̀lú nígbàtà ti gba ẹ̀sìn islam lọ́wọ́ wọ́n ti gbé sún fílé yín lọ́wọ́ in tó kù ní kẹmọ wá tí ó sọ̀rọ̀ káàkiri láwọn church àwọn christians wallahi láwùjọ ẹmọ́jà parọ́ tara wa

ẹni àwọn kan di oni ara gbogbo wa Ọlọ́run kan la nsin ẹ jẹ́ ká gbẹ́sìn wáyé ká dẹ̀ mọ̀ pé wàláhì ẹni tó bá kú lórí àkídà pé Ọlọ́run ẹ̀sìn kan lájọ́ ń sìn so wọ́n ní pé àwọn ilé tó ń ti máa ṣe àwọ̀rọ́fà ẹwùtọ́lọ̀bá tọ́kọlọ̀bá lágbára dé o tó ń ti máa ṣe tọ́ọ̀bọ̀ bíbélì máa ṣe tọ́ọ̀bọ̀ tọ́ọ̀bọ̀ tọ́ọ̀bọ̀ tọ́ọ̀bọ̀ àwọn ẹ̀rí sì tún sẹ́kù ń bẹ̀ tó ń èyàn tẹ́ tún describe nínú Bible yípo ní Jesus o ẹ̀wù Ọlọ́run tún nìgẹ̀ tún sọ́lọ́mù wá challenge any Christian anywhere pé give me single verse má lọ́pọ̀ má jẹpọ̀ oníbẹ̀ṣẹ́ má ó láwọn 2 plus 2 tánmà ń ṣe o fún mi ní ẹ̀rí kan ibi tí Jesus sọ pé èmi lọ́lọ́run tó lámọ́dẹ̀ pé èmi lọ́lọ́run wallahi kò ní ní kí náà kò ní èrí fún àbí ibi tán sọ pé that word Trinity T-R-I-N-I-T-Y

tí ẹ bá ń ṣe ìfẹ́sẹ̀ gbéraga kí ẹ̀rọ dúdú kí ẹ má fẹ́ gbá ní ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn nàṣọ́rọ̀ ó yẹ ká ti fi ẹ̀sìn wọn yílẹ̀ ah ká ti wọnú ẹ̀sìn Islam wàlàdáhọlù fi Islam alhaq mú ò bá ti wọnú ẹ̀sìn òdodo alladhi yuthni ala rasulillahi Isa alayhi salam ẹ̀sìn òdodo tí ń gbórí fún Jésù ẹlùmí mọ́ rò bẹ́ ẹ̀yin mùsùlùmí tí ó bá gba ti Jésù kèfèrí tún ni ó tún clear bí ó tún clear ìdí ni wípé ànábí ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni èyàn tẹ́ dẹ́dẹ́ gbọ́dọ̀ nífẹ̀ẹ́ ni èyàn tó bá ní pé gbogbo ànábí ọlọ́run ni mo gba nǹkan gba ti Ìsá nìkan ni wọ̀lẹ́ kìkín ṣe mùsùlùmí wọ́n ni wa yaj'aluhu min ulil azmi min ar-rusuli alayhi wassalatu wassalam yóò sì gbà pé ànábí Ìsá kódà nínú àwọn ànábí major messengers márùn عن ابن محمد صلى الله عليه وسلم إبراهيم موسى عيسى نوح أولي ألون داكو من سورة الأحقاف قبل من سورة فسلت أو شورة من سورة الشورة واضح طيب ونفع ليس في الإسلام ما, ما يحمل أحدا من خلق الله من النصارى وغيرهم على معاداة الإسلام الذي anzala al-anbiya wa alayhim salam wa minhum musa wa isa manazilahum wa la yadfa'u al-ma'adina lil-islam illa al-hawa wa at-ta'assub al-'ama wọ́n ní kò sí nǹkankan tó wà nínú islam léyìí tí ó gbé ẹni kankan nínú àwọn ẹ̀dá Ọlọ́run Ọba nínú ànàsọ́ra ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn tí wọ́n tí wọ́n jọ́sìn fún isa alayhi salam léyìí tí ó jẹ́ kan wá gbé sásáyé Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ó lè rí ẹ̀rí kan nínú Qur'an àbí nínú sunna àbí kódà nínú àwọn tẹ́ mú dání léyìí tí ó mọ̀ fún yín ní orí pé anábì Isa o ẹlẹ́gbẹ́ sípò Ọlọ́run ọba àbí anábì Musa alayhi salam àbí anábì Muhammad sallallahu alayhi wa alihi wa sallam so ló fi jẹ́ pé al-kufru millatun wahida láfimọ́ jẹ́ wípé kò sí yàtọ̀ láàrin ẹni tí bá ń jọ́sìn fún ànábì Isa Jesus àtẹni tí ń jọ́sìn fún ànábì Muhammad sallallahu alayhi wa àtẹni tí ń jọ́sìn fún ànábì Musa àtẹni tí ń jọ́sìn fún ànábì Ibrahim lókùngbà tó bá ti ń gbé ìjọsìn ọlọ́ọba fẹ́lómi dẹ́yìn ọlọ́ọba hadha huwa shirk alladhi hadhara minhu al-islam ilé gangan ni ẹbọ lẹ́yìn tí islam ń kílọ̀ fún wa kó ní bíbẹ̀ fún àwọn tó máa ń sọ fún wa wípé ẹ̀sìn kan ọlọ́run kan ní gbogbo wá ń sìn ẹbá àbìlọ́wọ́ wọn kí wá ní iṣẹ́ tí Muhammad sallallahu alaihi wasallam tó wá ṣe láyé ìtumọ̀ ẹ̀gán ní pé pẹ̀lú ọ̀rọ̀ tẹ́ẹ̀sọ ìpẹ́sẹ̀ kan gbogbo àjọ ń sìn yìí ẹ̀yin ọmọ yìí wà láyé tí pọ̀ jù ẹkàmọ́ sí wà sí ẹmà lélé yóò dá ẹmà lélé yóò dá kìnnìkà kìnnìkà a sì pé tẹ́ ń fi stáì sọ fún wa gẹ́ni pé ànẹ́bì lọ da yóò sallallahu alaihi wasallam ìdí ni pé kánẹ́bì tó dé wọ́n ti ṣe christianity wọn lọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ kánẹ́bì tó dé wọ́n ṣe judaism wọn lọ kánẹ́bì tó dé wọ́n sin òsà wọn lọ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ ànẹ́bì sallallahu alaihi wasallam wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ma sọ fún pé Ọlọ́run ọbẹ̀ ẹyọkan ẹyọkan ẹyọkan ìjábá ṣẹlẹ̀ wàhálà bá dé ní Makka ní Madina oye bá yà bí a ṣe pá nẹ́bì lọ dá wàhálà lẹ́nu sallallahu alaihi wasallam in tẹ́ ń sọ ní ẹwọ́ tó bá jẹ́ mùsùlùmí tó mọ̀ túnmọ́ tó ń sọ ìdí ni kí tó ẹkẹ́ ìsìnkà láńsì ní kílọ́nà tó ara nẹ́bì sí sallallahu alaihi wasallam nǹkan tí ń lọ ojú túnmọ̀ ẹni kó ti lé tó ní kálukú ti ń ṣe tí ẹ̀ anẹ́bì wá ń dé ń àsìkò tó bá wà láyé ní táìmù tá nẹ́bí náà wà láyé nínú àwọn tí wọ́n takọ̀ nẹ́bí jùlọ wà tó rọ́mọ̀ nípa kí ní ẹfìnwọ́lẹ̀ kan máa ṣe tí wọ́n kí ní kan wà tí mo fẹ́ káwọn èèyàn notice ọ̀pọ̀lọpọ̀ kí ń fura sí láàfù wípé ọlọ́run kalajọ́ ń sìn yẹn aslan tẹ bá wò aslan tó ráwọ̀ kí ní ń pè àbí tẹ́ bá ń káwò dáadáa kìí nípìlẹ̀ nípìlẹ̀ kìí ṣe náà mùsùlùmí ti ń jáde ẹnu àwọn kírísítẹ́nì ìyẹn dẹ̀ ní láti fi placate àwọn mùsùlùmí bó ṣe níwẹ̀ẹ́sì wọn ni títí tẹ́ padà achieve go wọn ní ìtàtí achieve lè ní ibẹ̀ jẹ́ ká gbé kìní kan ìṣòògùn kakalẹ̀ àbí kìní kan kó mi lọ tán kó kìní kan lọ tán kó orísìírísìí lọ tó ń ti irọ́ pọ́nbélé burúkú tó ní agbára tán pa fún yí láwọn bíbí tẹ́ ń pè nílé ìjọsìn irọ́ pọ́nbélé business center ibi tẹ́ ti ń pa owó sápò wọ́n fi alìkìyàmọ̀ ti yí pa owó sápò ní wàláhì sì bá wọn kanu ìkan ní pé láyọ̀nù ń gbé ọkà kìí ibó láyọ̀nù ń gbé ọ̀rọ̀ bí ìbá ń ṣe nuna wọ́n ń ṣe testimony ẹ̀yìn kìníkà kìníkà irọ́ pọ́nbélé ẹnkìníkan ìkan ni wọ́n máchẹ́tì wọ́n sáwọn ní àdá because òun wà ní àwọn choosing kò wá wọlé à ó sí rẹ̀ dànù wà láì mọ́ bọ̀ wá <laughs> dúrótọ́dọ̀ àwọn tán jẹ́ alápàtàtọ́ tán bá gbé àdálé oníbi ọrùn they macheted me they macheted me they macheted you ní kí ni ojú alálòun láhùn bójójú ayé ni bá machete lẹ́ẹ̀kan ó lè survive rẹ̀ èyàn tó gbé tí kẹ́kẹ́ bá ta yóò sùn yálà yayọkùn olóná machete ohun tí ó wọlé ìkan ni AK-47 they shoot me the air ilé ìtàwọn mùsùlùmí ń gbọ́ lórí tánwò lórí Facebook ní àwọn ẹ̀ àwọn tó lágbàrá wà báyìí jẹ́ káà náà ma lọ́wọ́ lọ gba aṣọ kan wọ́n tún pín aṣọ kan ń bì kan aṣọ tó bá ti wọ́ kò sí tẹ́lẹ̀ sí fún láyé yìí kò nẹ́rùn kò sí tẹ́lẹ̀ sí fún ọlọ́lùmí 10,000 wọ́n náà ń ta omi ìgbàlà omi ìgbàlàlà wá ń tàn nítorí tẹ́yìn musulmi wá lọ bí ìlà fi ń ṣe rọ́dù fún orin tẹ́yìn musulmi wá lọ bẹ̀nú àbí òkè ajúrú àwọn ilé ìjọsìn tó pọ̀ ní Nàìjíríà bó ṣe pọ̀ sí bó Nàìjíríà ṣe awọ́sì tó báyìí àwọn afọ́jú ẹmọ ọkọ́ wọn bọ̀ afọ́jú orí náà lẹ́nì kí náà ń kó wọn sẹ níta afọ́jú ní òdí afọ́jú mi àbí lẹ́mpe ní Gàmbàrí tírélà lábá á fi tírélà lójú wọn wọlé ní làwọn lójúlẹ̀ kọ̀kan ní ma ń dùn mí pé àwọn bòmí tẹ́ ń lọ yìí gan àwọn tá ń lajú afọ́jú gan ní bòmí gan afọ́jú ni wọ́n olójú méjì ń kó sòrò lọ sọ́dọ̀ afọ́jú tẹ́lẹ̀tẹ́lẹ̀ olójú kan jọba afọ́jú la máa ń gbọ́ ìsìn afọ́jú ń jọba àwọn olójú méjì báyìí bó ni mùsùlùmí ọlọ́run ti hàwọ̀rọ̀ làákàyè mùsùlùmí wọ́n yí fi làákàyè mùsùlùmí ṣeré wọ́n yí fi làákàyè mùsùlùmí ṣeré ah ìwọ tó gbọ́ tó nímọ̀ nípa Qur'an àti súnnà easily wọ́n dẹ̀ fi láká ìwà ṣeré ẹlùmí ó pàdé lójú títì àfá morina sí yín ojú rẹ̀ ti fọ́ dánù inú òsíwó lórí kí ni ó sì on the next two minutes sọ tí ó sì on the next two minutes fún mi náà kájọ jòkó síbi ká mọ́ tí ó sì yẹn tó bá ní pé in the next two minutes yín sì wà bí mo wà yìí èmi wà gbé ọkọ́ mẹ́ yìí gbé ọkọ́ mẹ́ fún 10 minutes wà ní sọ sí wà ń bẹ̀ the next two minutes àfá ẹ̀yìn lè gbé mi asìpọ̀ mọ́ tí ó ṣẹlẹ̀ nù wọ́n sọ fẹ́mi pé àfá mo rí na sí yín o ojú rẹ̀ ti fọ́ orí kẹ́kẹ́ wọ́n wá pàdé mùsùlùmí wọ́n sàlámà rí na sí mùsùlùmí wọ́n sì máa yí lẹ́lẹ́bà wọ́láyìí tí mo ti wà ń bẹ̀ dáadáa mo wà ń bẹ̀ kan wọ́láyìí ọmọ ìkiri kan ọmọbìnrin kan tí mo mọ́ tí ń ṣe fà bó ṣe ìrìn agbára gbadé bẹ̀nu àwọn mùsùlùmí pọ̀ mẹ́bàá mú àwọn ẹ̀yà kìnnìkan kìnnìkan igbáwo òun rí náà sí wọn ní kìníkàkìníkan gbogbo ẹgbà wallahi gbogbo àwọn yáyí sí kúnlẹ̀ síwájú ọmọ yìí báyìí wọ́n kúnlẹ̀ tán yíra mọ́lẹ̀ dákùn ẹsàlúwà ẹdákùn wallahi tán lo ẹfún lo ọfún wọn wọ́n wọ́n báyìí pé tó ti pígbà yẹn àwọ́kọ́ ni pígbà yẹn ìyẹn sì kiri lọ́jọ́ orí tó ti bí ẹ̀ṣẹ̀ kiri làákà yìí takọ kama ya wallahi àwọn èèyàn èyí tó bá kọ́kọ́ 1000 wọ́n yá síwájú ọmọ yìí báyìí yóò sọ ìwọ ìyá ní bá wíyàn yọ lọ ráyọ̀ wá ta ìyá ẹ̀dẹ́ ìráyọ̀ dé ń ṣe jùwa ó sì já ìsìn túléyàn lórí báyìí ìsìn tú omi lé ogun lórí la ilaha ghayruhu ibi tí láàká ìyàwó èèyàn ti dọ́bà dé nìyẹn kí nìdí ìdí ni bá àfà tó àwọn àfáà tó yẹ kí wọ́n ṣiṣẹ́ láti kọ́wọ̀nyẹ ní àkídàtún sọ̀híhà tó yẹ kí wọ́n kọ́wọ̀nyẹ ní belief lè tánàbí kọ́wọ̀n mùsùlùmí tí islam fi lead gbogbo ayé ń gbà náà lọ́n wọn wọ́n kàn gbó lọ́wọ́ bal ìmá ṣe bọ́ pẹ̀lú allah ta'ala wọn ni wọ́n kọ́wọ̀nyẹ ẹjá sọ́ra fún gbogbo ìgbàlà ọ̀fẹ́ tán wá káàkiri kò sí gbàlà ọ̀fẹ́ kankan bìkan tó ju ọ̀fẹ́ sí wá fọ́wà lórí báyìí náà ìfà o fẹ́ kírun o fẹ́ gbáwẹ̀ o fẹ́ ṣe ẹ̀sìn Islam o wá ń wá fúrì kankáàkì níbi kan pé ibi kan àtẹ́ ti ń pè lọ́fẹ̀ẹ́ tẹbá ti débẹ̀ gbogbo ìṣòro ìṣòro ọlọ́dún méje máa gbé bọ̀ wọ́n tún ṣe prógámù lórí rédíò káàkiri náà ń ṣe lórí tv lórí rédíò ìgbà wo kòkó àwọn mùsùlùmí tó ń pè wọlé ọjọ́kẹ̀ fún aládìrẹ́sì bẹ bẹ́ sí wá lọ́lọ́lọ́lọ́ tó náà kí lè mú wálé láti jọ ìnà ẹ ti padà ń lo Lamborghini àbí sì báyé tẹ̀ wákàkiri náà nù ayé ayé ò náà ẹ̀rí alìkíyàmà yìí náà ẹ̀tún súnná lórí tí ò sí kankan bẹ́ so ló fi jẹ́ pé wọ ìyá àti bàbá tó sì ń tẹ̀lé wọn lọ wọ́n náà ń sí chọ́ọ̀chì kan ìwọ náà ń lọ sí bíbẹ̀ wọ́n sí sọ́ọ̀sì wọ́n lọ tí wọ́n sí mọ́sílásí orí kan débẹ̀ kan rọ́dé ìtumẹ̀ ní pẹ́rù ah, àwọn tó gbọ́ alwàlá wàlbàrá òye jù ẹ̀yìn lọ sọ fún ìjọ tán sí mọ́sílásí táwọn christian wà bẹ̀rẹ̀ ó rí wọ́n bẹ̀ bá mú ní kílẹ̀ lọ ń gbà ń bẹ̀ sẹ̀mó èyí tó jẹ́ lánàá ò ni èyí tó jẹ́ ń jò last month òun dàmọ́lé nìmọ̀ ẹwọ́n náà ń pé owó ń bẹ̀ ní kí lówó kí lówó o tí wá dọ́lówó èyí tó gbáwò tí náta ìmí ò lọ fi fagbó náà ní kí ní fi ń ṣe ìmí náà rédè rédè kò sí owó tí ò sálùbáríkà bẹ̀ náà ní gbogbo ìtẹ́ ìgbà wọ́n lè jẹ́ ká sọ́ra fún gbogbo ìmọ̀ ìṣẹ́bọ̀ pẹ̀lú Ọlọ́run Ọba Subhanahu wa Ta'ala ká mọ̀ pé gbogbo àwọn ìyà tá ń pariwo ń fa ìyà pẹ̀lú Ọlọ́run ìtọ́lọba lóhun ò fẹ́ ẹ̀yìn ṣe lójoojúmọ́ ẹwà tí ń sọ fọ́lọ́ọ̀bá pé ọlọ́run ò ṣàánú wa bóòlò lọ́run sì ṣàánú yín a ni pé inna sheikh rabi wa ni pé inna hadha al-qur'an alladhi ajaza al-jinna wal-ins an ya'tu bi mithlihi ṣe wá rí qur'ani tí ń jẹ́ tírà wa musulmi lè tó ṣe pé kódà kan wá bí bẹ́ẹ̀ أو بسورة من مثله ليدعو واقعه هذا ويدفع من أراد الله به خيرا إلى أن يؤمن به قرآن ينقو إمام أنت يا مطلوب بابا في دادافون بس بكما نبقى نوري ويجعله ويجله ويعظمه ويؤمن بما جاء به من عقائد عظيمة musulmi ma ń bàbàrà kùránì ni musulmi ma ń pọ́n kùránì lé òní jẹ́ kí mùsùlùmí lè máa tẹ̀lé Qur'an ní jẹ́ kó mọ́ mú àwọn àkọ́ìd àwọn ìgbàgbọ́ tó lálàáfíà nínú Qur'an wa tashri'atin karima àtàwọn àtàwọn òfin lè ti fi ń dá wa ihtiramil anbiya wa rusul Qur'an wa wa rahma àti àánú

inni akhudhu bihujazikum innakum taktahimuna ala an-nar wa inni la akhudhu bihujazikum gbogbo yẹn sáà fẹ́ wọná àníbìsọ bí pé ó fẹ́ dà gẹ́gẹ́ bí ẹnìkan tó kóná kalẹ̀ ní táwọn orísìírísìí àwọn hasharot ẹ̀tẹ́ bá dálalálẹ́ táwọn orísìírísìí àwọn insect tó ma fẹ́ kó wọnú náà kẹ́nìkan ma lé ogun ọkùn bẹ́ẹ̀ àníbìnikí wa antum taktahimuna fiha ànábì láàánú débi pé ilé ẹjá sí báyìí ilé ẹjẹ́ èyí ilé ẹmọ́ sí ilé yóò ilé ẹmọ́ sí ilé yóò ilé ẹmọ́ sí ilé yóò èní àánú tá nábì ní ẹ àwọn mùsùlùmí ò fẹ́ gbé jáde mọ́ wọ́n rùgbé àtàbá ti ń sọ fáwọn ẹlẹ́sìn yòókù yí pé intense yóò dá wọ́n rùgbé kìnnìkan wọ́n ma bínú àwọn òrùgbé yóò Kristi lólúwa àtolùgbàláwá àkídà tó takú tiwa àwọn jẹ́ oye pé tó bá lè gbà lólúwà tó lùgbàlà tó bá ti padà díò sínú àwọn tó wà kó bẹ́ẹ̀nà àríbẹ̀ ẹ̀kọ́ in tó kírẹ̀ tán sọ bóònù wọ́n ló ṣe bá ló sọ fẹ́ pé à bẹ́ẹ̀ náà bá gba Jésù Kristi lólúwà tó lùgbàlà yín o kò sí iyèméjì ń bẹ wallahi in tọ́lọ̀ bá lámọ́lẹ̀ ní

àbí ó tẹ́tílẹ̀ tí ń gbọ́ òdodo tó náà sí rí pé tán sọ yóò òdodo ní tí ẹ ká mọ̀ jọ́sì fẹ́ lómi dẹ́yìn Allah ni tí bọ́lá ọba nìkan ló dáun sí ànábì Ìsá ló dáun ni ó dá sí Jésù Kristi ló dáun èyí a ní ẹ gbàtán bí tí ò wá ní bàbá ń kọ́ ànábì Adam tí ò ní bàbá àtìyá ń kọ́ Adam tí ò ní bàbá tí ò ní ìyá ń kọ́ Hawa tí ò ní ìyá ńkọ́ ibi ìhà ànábì Adam lọ́lọ́run ti dá Hawa ìyá àti bàbá rẹ̀ dà ṣèbánàbí Isa níyà ó jáde lábí obe alayhi salam bẹ́ẹ̀nà àbí bẹ́ẹ̀kọ́ ànábì Adam ò ti jáde ọlọ́ọ̀bá ló fọwọ́ ara rẹ̀ ma ànábì Adam lọ́lọ́ fi ń sọ fún ṣe ìdìbìlé pé ma mana'aka an tasjuda idh amartuka àbí ń bí ayà ń pè mẹ́mà na aka an tasjuda lima khalaqtu bi yadayi kí ló kọ̀ fún ọ ìwọ Iblis láti foríkalẹ̀ fẹ́ni tí mo dá pẹ̀lú ọwọ́ mi méjèèjì ọlọ́ba dá pẹ̀lú ọwọ́ rẹ̀ ni fanafakha fi ruh oye báyìí àbí ó yẹ ká máa sin ànábì Adam náà a máa sin ànábì Adam ìdí ní pé àmì pé àà ah, ah, ah, ọlọ́ọ̀bá kan ti wà kánàbí adama gan tó dé ọlọ́ọ̀bá gan ló dánàbí adama alayhi salam bóò láṣe wá sí ànábì Ìsá tó wá wá lẹ́yìn lẹ́yìn lẹ́yìn lẹ́yìn nínú àwọn àrọmọdọ́mọ ànábì adam ni bóò ló ṣe bá wọ́n ma ń jẹun àbí wọ́n jẹun ni wọ́n jẹun fẹ́ wọ́n wà nínú reality ni wọ́n jẹun wọ́n mu ọlọ́ọ̀bá ń jẹun ọlọ́ọ̀bá mu alaysa kadhalik in tó ń sọ nìyẹn akídà yóò lọ wọ́n jẹun wọ́n mu wọ́n ṣe tí ma ń jáde níbi kéyàn jẹun kéyàn mu lè tí wọ́n náà lọ wọ́n sùn wọ́n jí wọ́n sọ́kọ́ bẹ́ẹ̀ ni nínú gbogbo tí ma ń ṣẹlẹ̀ sí yẹn ṣe gbogbo kí ní ìwọ́ fi rinlẹ̀ fọ́lọ́ọ̀bá àbí ọlọ́ọ̀bá náà mọ́ ń sọkán ọlọ́ọ̀bá mumú ó jẹun ó mu ó sùn ibi ẹ̀yìn tí wọ́n worst débi kí ẹ̀yìn tí wọ́n ní pé wọ́n tún wá mú ọlọ́run tí wọ́n ń pè ọlọ́run bá mi ọlọ́run ìwọ́n tó ní tó ń pè tí ọlọ́run ọlọ́run kí lórí tó fi pa mí tí à ah, tún ọlọ́run èwo lọ́lọ́run náà méjì àkídà mùsùlùmí clear kul huwa ahad Allahu la ilaha illa huwa ṣe bọ́n ká Ayatul Kursi ẹ̀ eh, àmá gbogbo ìtẹ́ nǹkan náà ṣe bẹ́ fi ń sasẹ́ ni Ayatul Kursi yìí أعظم آية في القرآن آية في انتو بينو القرآن آية الكرسي كلوا عن به الله لا إله إلا هو الحج القيوم ìtumọ̀ ní pé ọlọ́wọ́ bá la ilaha illa hu kò sí ẹnìkan tó lẹ́tọ̀ sí ìjọsìn lódòdó àfi Allah alhayyu hayatan kamila hayatan ghayra masbuqatin bil adam àbíká hayatu ọlọ́ọba hayatu tó pé hayatu tó ṣe pé kò àìsí ò gbáwájú rẹ̀ hayatu tó pé o ní hayatu ẹ̀mí ẹ̀páwà báyìí àwọn ọmọ anábi adam abùkún belára tí abẹ́rin abẹ́ ẹ̀kọ́ ìdí ni pé hayatu wa náà hayatu nakisa hayatu wujidat badal adam hayatu ẹ̀mí wa ẹ̀mí tó ṣe pé wọ́n dání kò sí tẹ́lẹ̀ tó bá kí bí i 20 years old ní ó lé ní báyìí 25 years old you are not existing alisa kadalik sọ́lọ̀ bá rí bẹ́ ọlọ́bà tó ṣe pé hayatun kamila alkoyum koyumiyyatun lọ́hì koyumiyyatun kamila bal koyumiyya yẹn o ní gbogbo ẹ̀dá ọlọ́ọ̀bá gbáralé allahu samad samad yẹn ni pé ọlọ́bà tó ṣe pé gbogbo nǹkan ló ní bùkátà sí Allah subhanahu wa ta'ala sí yẹ̀ tán kàn má ló ní wá lọ́lọ́ tó gbá ní bùkátà sí ó tún wá kú fún odidi ọjọ́ mẹ́ta iná ń sọ bẹ́ o odidi ọjọ́ mẹ́ta ń ta ní darí ayé ńgbà yìí náà ibu àbí bàbá náà ibi ta ní darí ayé sí àkídà tí wọ mùsùlùmí tó ń lé káàkiri ilé gbogbo tàà sí kakalẹ̀ gbogbo tẹ́yìn lọ́lọ́ ti ṣàlàyé ní Kùránì pé àníkíní yóò tọ́ àníkíní yóò lọ ọlọ́ni pé takadu samawatu yatafattarna a min fawqihin ọlọ́ni pé ó kù díẹ̀ kí sánmà bẹ̀rẹ̀ sí ní máa ṣe kí ní kó máa fayá látàbí kí ní o an da'u lir-rahmani walada ọlọ́ni kẹ ń pè pè mi Ọlọ́run bá lọ́mà ẹn sọ pé mi Ọlọ́run bá

tani bàbá rẹ̀ tani bàbá bàbá bàbá bàbá bàbá rẹ̀ lọ́lọ́ fi sọ kul huwa Allahu ahadi kalẹ̀ àà ah, ah. ok ṣe bẹ́ẹ̀ fẹ́ ma násàbọ̀rọ̀ ọba mi ní àní ẹfẹ́ ma mọ̀lẹ́bí àti lineage ọlọ́ọ̀bá mi kul huwa Allahu ahadi sọ fún ọlọ́ọ̀bẹ̀ yọ kan ni Allahu samad ọlọ́run tó ti kí gbogbo nǹkan ló ní bùkátà sí kò lẹ́nìkan tó wá bí fọ́ rẹ̀ tó bí òun náà walam yakun lahu kufuwan ahad kul huwa Allahu ahad tó ń kà láti jọ inú kul huwa Allahu ahad tó ń kà láti jọ wọ́n ní ṣe rọ́dù fún gbogbo ẹbọ tán yẹn ní ayé ókè kul huwa ta lórí ẹ̀rùn púpọ̀pọ̀lọpọ̀ ló mọ́ka kún fún aláwọ̀ lẹ́lò mínà ń kàdì wọ́n ṣe àgbòsí tó ní agbára fún aláwùjọ wọ́lọ́ àwọn mọ̀bádíù àwọn tó jẹ́ ìpìlẹ̀ sí wọ́n tó yẹ kánjẹ́ ká mọ̀ wọ́n sì sàlàyé fún àwọn sì parọ́ fún wa ó wá tó wá strange tàwáìsà wá ń katira fún lè ní ṣe àwọn tó yẹ káìsẹ̀ ma katira fún àwọn kìíní so clear so like Allahul musta'an ìdí ni pé táwọn aláburú ẹ̀dá tán bá ti gbàgbóró tán ti gbálẹ̀ ní tí ma ń àwọn tó ṣe kọ́nkà fẹ́ fi wá jẹun ni a tàbí ti gbalẹ̀ wallahi then fantadhiru as-sa'ab wọ́n ni hadha la yafutuni an adhkur annahu qad ullifat kutubun kathiratun tad'u an-nasara wal yahuda ila al-islam wọ́n ni ká má gbàgbé ẹlọ́mọ̀ kí wọ́n ti kọ àwọn tírà tó pọ̀ tán fi التورات والإنجيل من تحريف وتبديل تدي في نسال أيام كتوت ونينو التورات àti إنجيل nínú àwọn àtakò àti yí nǹkan padà bọ́lọ̀n bá gbà wá láyé a mú díẹ̀ wá fún yín a ma sọ ìwọ́n ló mọ́ chẹ́kẹ̀ fún ààrẹ wo a ma sọ bá gbéyà lọ́wọ́ báyìí book báyìí verse báyìí wá lọ compare ẹ̀sẹ̀ tó wà nínú book báyìí verse báyìí ìwó ló ṣẹlẹ̀ ní méjèèjì oyin báyìí àbí tọ̀yìbù wọ́n ni wàtúbáyìn wọ́n ni al'umọ́rù lẹ́ti tẹ́rì al'ukọ̀lá alladhina yarjuna ridwanullahi wa yakhafuna ghadabahu wa akla wa iqabahu shadid alkhalid fi nari jahannam التي وقودها الناس والحجارة أعدت للكافرين إلى اعتناك الإسلام àwọn ẹ̀rí tó ṣe pé ẹni tó bá tọ́lọ̀n bá fẹ́ dáadáa fún a ṣe báyìí àbí yóò jẹ́ kó mọ̀ bẹ̀rún hey ẹjí ká òótọ́ mọ̀ ní tí wọ́n ní tán sọ yìí ẹ̀ ká pa ti gbogbo sentiment ti fa ẹ kìníkan ìsọ kìníkan ń bá wa wíwí ẹjí ká wo kìní pẹ̀lú ojú òdodo fa sódodo sì ní tàn sọ yìí la ní tàn ṣe yìí àwọn tó ṣe pẹ́ tó bá jẹ́lá ó ńlá ká yóò mọ̀ ronú sí pé òdodo mọ̀ ní tán mọ̀ sọ yìí fa hey sí ẹ̀sì pàrọ̀ tán sọ fún agbẹ́ nínú àwọn tíkàtà tí wá kọ nípa kí ní aljawabu sahih liman baddala dinal masih ti sheikhul islam ibn taymiyyah rahimahullahu ta'ala wọn ó jẹ́ 6 volumes wọ́n fi ń sọ aljawabu sahih àwọn ìdáhùn nípa àwọn tí wọ́n change ẹ̀sìn wọ́n fi ń sàlàyé bó ní paul sì change ẹ̀sìn paulinity lẹ́ ṣe kìí ṣe christianity mọ́jẹ̀ntàn ọ̀ àmbọ̀ wà bẹ́ẹ̀ nínú ẹni hidayatul hayara fi ajwibatil yahudi wan nasara léti ibn al-qayyim rahimahullah tí wọ́n kọ mujalladun sagir amúlágbáraga so àwọn àfáta ń sọ yìí àwọn àfáta ti kú níbi àbí 700 years ago ni o ẹni àwọn kan fẹ́ change gbogbo ẹ̀ ara ìkàkàlá jọ́nsìn láti bẹ̀rẹ̀ kò sí ah, àjọsẹ̀ kankan láyé ànábì àjọsẹ̀ kankan láyé àwọn sàábà àjọsẹ̀ kankan oníkálùkù wà lọ́tọ̀ọ̀tọ̀ ni ayé nínú ẹni izharul haq lè ta afá tán fi na rahmatullahi al-uthmani al-hindi takọlé wọn kọlé mujalladain wani na'am lakin fihi ba'du al-hanat na'am wani nínú ẹni al-hisamul mamdud fi burodi al-yahudi wani hada wallahu as'al an yanfa al-muslimina wal-yahuda wal-nasara bi hadhihi al-juhud fayazdadu al-muslimuna bi hadhihi al-juhud ilman wa basiratan àbí Allah kó fi àwọn interventionalaye kó fi ṣe àtàwọn musulmi ni àtàwọn yahudi ni àtàwọn nasọ́rọ̀ ni kó fi ṣe wọ́n ní àǹfàní kó dẹ̀ jẹ́ kí oníkálùkù wa kí a rí òdòdógbọ́ kí so insha Allah tó bá di jùkọ́ ètò ń bọ̀ wá ká tó wọnú tíra gangan fún rẹ̀ akọ́kọ́ ka díẹ̀ hadithi sí bí bí ẹyọ kan bí méjì sí mẹ́ta láti kọ́kọ́ fi rinlẹ̀ kí a nẹ́bì kí ni ìgbàgbọ́ tí wọ́n nípa nẹ́bì Isa alayhi salam aṣàlàyé rẹ̀ àìsà àmà wò pé òkè ẹjẹ́ ká mọ̀ sí bíbélì lẹ́yọkọ̀ kan igbóyá ẹmọ bá wo bí báyìí ibi báyìí ibi báyìí kí ni kẹta rí ń bẹ̀ ó so kódà ọmọ ń ma Quran English Quran ọwá ti bẹ̀rẹ̀ ẹ̀rin bẹ̀ bẹ̀rẹ̀ tó bá sì fẹ́ kọ́pì rẹ̀ inṣáàlá eh, ó lè bẹ̀rẹ̀ inṣáàlá adẹ̀ fún ní àìgbà anything inṣáàlá wọ́n ní níbi àwọn churches yẹn tó má ti ń ṣe àwọn ìjọsìn wọn àwọn mùsùlùmí ma ń kó ọjà lọ sí bíbẹ̀ láti lọ tà ìdí nípa àwọn èèyàn ó pọ̀ mbẹ̀ kò tọ́ fún mùsùlùmí láti kó ọjà lọ sí ibẹ̀ láti lọ tà tó bá ma tó ń ṣe nínú ẹ̀sìn Islam o mùsùlùmí tó bá pọ́n Ọlọ́run Ọba subhanahu wa ta'ala lé tó sì bàbàrà Qur'an tó bá bàbàrà Nábì wa Muhammad sallallahu alaihi wasallam ó ní o ní kọjá níbi tẹ́ ti ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́wọ̀bá kínú rẹ̀ dùn so o lè kó aṣọ lọ síbi tẹ́ ti ń gé orí ajá sídi òun olùkọjá mẹ́ olùkọjá lọ́bẹ̀ wọ́n bá ti ń gé ajá tán sí ìdí ògùn tó ká máa ra sọ lọ́dọ̀ rẹ̀ o ní lọ síbẹ̀ tó ò tí ẹ̀ nífẹ́ kan ká ọmọ bẹ́ ara ibi tẹ́ ti ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run kó àṣọ rẹ̀ sínú ṣọ́ọ̀bù ní tó bá tánà ló ta àtijọ́ tó ti ń kó lọ bẹ̀ sí ibi tó ń tánà ló ń ta in tó tàbẹ̀ bó bá jù sí ṣọ́ọ̀bù rẹ̀ ní ọkínágbé ó tàbẹ̀ náà sáàlẹ̀ wá láwọ́ ni sáàlẹ̀ gbà wọ́n síṣẹ́ bẹ́ẹ̀ ni sáàlẹ̀ bá síṣẹ́ sáàlẹ̀ iṣẹ́ fún wọn bẹ́ẹ̀ ni tí ò bá ti ní mọ́ kún ẹ̀sìn wọn lọ́wọ́ wọn ilé mi bá wọn pé ìtọ̀ ìwọ ẹ̀rẹ́ tíṣẹ́ ìmọ́fà because kí ní ẹnu tí ó máa rẹ̀ sí wọn lọ́wọ́ ni sí wọ́n fẹ́ jẹ́ kẹbọ ma lọ lórílẹ̀ ayé ni sí bí ká paná ẹbọ làá mùsùlùmí ma ń sọ ipá fẹ́ paná ẹbọ gbogbo sí ní ẹbọ náà ni àtẹni tí kò sí ẹ̀tọ́ láàrin ẹni tí ń sin Ṣàngó àtẹni tí ń sin ànábì Isa alayhi salam àtẹni tí ń sin ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kò sí pàṣẹ àmì ẹ̀kẹ́ ẹ̀yìn tó bá sí àti máa ń pè ànẹ́bì lọ́dọ̀ ti rárá ẹni tí ń pè ànẹ́bì náà ti gẹ́gẹ́ bí ọ̀nà ṣe ń pè Jesus ìrúnà ìkànkanlẹ̀ iméjì kò sí yàtọ̀ nínú sẹ ọlọ́run nìkan ni náà ni ẹyọ ọlọ́run nìkan ni ó gbọ́dọ̀ pè ẹlòmíì lẹ́yìn Allah yàtọ̀ very simple so yin bayan àbí àmọ́ nígbà tá bá ti wà nínú àwùjọ tó ṣe pé àwọn mùsùlùmí ti lose izu wọn iyì tí ma ń bẹ fún àwọn mùsùlùmí wọ́n ti sọnù wọ́n ti ta ní thamanan qalilan nítorí ọjà ìlú tọ́ta ọjà 25 ọjà 35 nítorí kíni nítorí kíni tó bá ní kò wà wọ́n dáadáa àwọn tàǹsọ̀ yìí notice àwọn ọ̀gọ̀rọ̀ wọn àwọn ṣàwáàzù wọn ló ma rí ọ̀gọ̀rọ̀ 95% wọn ẹ̀ lè máa ṣe kíníkà tó jẹ́ mùná sábà mùsùlùmí ká kọjá wọn wábẹ̀ mo challenge ẹ̀ lè máa ṣe kíníkà tó jẹ́ mùná kódà kó jẹ́ bídí àtẹ́ǹsẹ̀ kán kọjá tí wọ́n wábẹ̀ wọ́n tó ma láwọn dá kíníkà Christian school kalẹ̀ mùsùlùmí kèfèrí mélòó ni mọ́ mọ́ wá tó má kọ́ 100 ìjọ bóyá bọ́ àbẹ́yọ̀ kan lórí tó mọ́ wá sí muslim school muslim school sì ní yóò nìkan mọ́ kọ́ wọn ní sí ààrẹ sí náà mẹ́ wà wàdúrà àwọn musulmi tán rọ́ mọ́ lọ sí christian school náà cave nítorí kéni nítorí ayé àwọn tí wọ́n ní a form of like kìní fẹ́sìn tí wọ́n gan kìní kan ní àwọn musulmi gẹ́lú ẹ̀ká ní ìdí wọ́n ti gbá wọ́n ti fi low self esteem wọ́n ti fi gbá wa wọlé ṣẹ́ndẹ́gbẹ̀ low self esteem low self esteem ní pé ká mọ̀ rí pé èyí táwa ń ṣe yìí kò lọ fà so ẹwù àwọn kírísítíẹ̀nì ká mọ̀ fi wọ́n sáwòkọ́sí ká mọ̀ join wọn dìtò pé ìtawà náà mú dání òsè kíni kọjọ alójú láàfi yàtọ̀ anáà pàwà a ìní sàbòsí fún wallahi kò sàbòsí tó ní súnlọ́sí fún ọ sàbòsí rẹ̀ ìní mm. kódà asùsí dáadáa sí ọgá ní kò sí kẹ̀kẹ́ a ní kọjá ládùgbò ká mọ́ kí ákì ayọ́rá ń bẹ̀rẹ̀ ákì dáadáa kódà ẹni ìrànlọ́wọ́ kódà ẹlùmẹ́ọ̀ká ẹwọ́n tẹ́ ń sí ìrànlọ́wọ́ sí kò sí ètò any form of ìrànlọ́wọ́ tẹ́ ìbá lè sí èyí ó sì ibi tí ìṣù wà ní pé alẹ́sì tó ń ṣe lakum dinukum waliya ẹ̀sìn tó ń ṣe ìwọ ló lè yún èmi ẹ̀sìn mínà lẹ́sìn tèmi in lè compromise ẹ̀sìn tèmi fún ọ waddu law tudhinu fayudhinu wọ́n fẹ́ kémi compromise káwọn náà wakọ̀ lá èyàn tí ò bá kàntí ń sekún ní ma ń compromise níjò ma yọ ẹni wíyẹ tí máa níjò ma yọ pé mùsùlùmí lè mi yóò ma hàn nínú ọ̀rọ̀ mi yóò ma nínú ilé wà ń bí kẹkẹ tó pàwọn tí wọ́n ṣe mùsùlùmí wà bẹ́ẹ̀ kí má rí lọ alfáàdù ṣàríyà ẹlùmí ò ní lè sọ Allahumma tó bá gbáhàn kìí ni wọn bẹ́ẹ̀ Allah lè mímọ̀ bẹ́ẹ̀ni in tí Allah sọ ní ẹ̀ inṣáàlá inṣáàlá inṣáàlá so kíní àfikáwà musulmi ká rí àwọn usulu igboyi an bí Allah subhanahu wa ta'ala kó fi ẹsẹ̀ ní kọkànwà lórí òdodo هذا وصلى الله وسلم على محمد وعلى آله وأصحابه وسلم وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله